إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله

yóò bi wá lórí àwọn iṣẹ́ wa iná ni ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó fi máa ń kílọ̀ fún wa nínú al-Qur'an al-Karim ní ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn nǹkan tó lè sẹ́rí wakó láti rí yọnu ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lójọ gbóndé ọlọ́ọ̀bá sọ fún wa nínú al-Qur'an al-Karim wọ́n sì lé ẹ̀mí wọn kó tí wọ́n kọ fún ẹ̀mí wọn níbi gbogbo àwọn ìfẹ́kúfẹ́ tí ma ń fẹ́ fa inna aljannata hiya alma'wa ẹ̀rú àwọn èèyàn báyìí àwọn ni wọ́n fi aljanna wọ́n fi ṣe ibùgbé ọlọ́wọ́n bá tún sọ fún wa nínú alkùránul karim nípa pé ká má tẹ̀lé nǹkankan tí ó kó bá wa tí ó sẹ́rí wa kó níbi ìrántí ọlọ́wọ́n bá nígbà tẹ bá fẹ́ dájọ́ láàrin àwọn èèyàn wà in tẹ́lùwò ọlọ́wọ́ bá ní tẹ bá yí padà àwòtó àrídù abẹ́ sẹ́ríkún bẹ́ fa inna Allaha kana bima ta'maluna khabira dájúdájú ọlọ́wọ́ fahkum bayna an-nas bil haqq kó yá wọn dájọ́ láàrin ìwọ̀n yàn pẹ̀lú òdodo wala tattabi'il hawa ó sì gbọ́dọ̀ tẹ̀lé fẹ́nu fayudillaka an sabilillah kó mọ́ wá sẹ́rì rẹ kó níbi ojú ọ̀nà Ọlọ́run subhanahu wa ta'ala innal wa inna kathiran dájúdájú ọ̀pọ̀ ọlọ́pọ̀ àwọn la yudilluna bi ahwahihim wọ́n sọ àwọn èèyàn nù pẹ̀lú àwọn afẹ́nu wọn bi ghayri ilmin láìsí ìmọ̀ kankan ọlọ́ba ní inna rabbaka huwa a'lamu bil mu'tadin ọlọ́ba alẹ́ ló nímọ̀ nípa àwọn olùkọjára ọlọ́ba tún sọ fún wa nínú al-Qur'an al-Karim ọlọ́ba ní wa anihkum bainahum bima wọn pẹ̀lú nǹkan tọ́lọ́ba an yaftinuka an ba'di ma anzala Allahu ilayk kó sì ṣọ́ra fún wọn kí wọ́n má kó fìtínà bọ́ kí wọ́n kó wàhálà bọ́ níbi àwọn apá kankan tọ́nà ọba títàlá sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam fa in tawallaw tán bá sẹ́ríkò tán bá láwọn òsè tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala mọ́ fa'alam lọ́mọ́ annama yuridu Allahu in lọ́nà wá fi sẹ́rin wọn kò níbi ọ̀rọ̀ wọn nábi sallallahu alaihi wasallam wa inna kathiran minan nasi la fasiqun ọlọ́wọ́ bá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bòkí iná sí yàsí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá tún sọ fún nínú al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá ní zuyina lin nas àti sẹ́lẹ̀ sọ fún èèyàn lára rẹ̀ náà ni ìyàwó walbanin àti ọmọ walqanatiril muqantara àti àwọn ilé tí wọ́n mọ́ mina zahabi wal fidda látara wúrà àti fàdákà wal khayl àtàwọn nǹkan gùn almusawwama àwọn nǹkan gùn tó dẹ̀lẹ̀ wal an'am wal harf àtàwọn nǹkan ọ̀sìn àti nǹkan oko zalika mata'ul hayati dunya Allah bá sọ fún nínú al-Qur'an pé ìgbádùn ayé lásán lèyí wallahu 'indahu husnul ma'ab ṣùgbọ́n ọ̀dọ̀ Allah subhanahu òun ni ìsẹ́rí padà tó dájú olówà ọlọ́wọ́ bá tún sọ fún nínú al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá ní ara'ayta man ittakhadha ilahahu hawa ọlọ́wọ́ bá jẹ́ kó yé wa pé yóò tún ma bẹ́nu àwọn èèyàn àwọn tó sọ pé wọ́n sọ ìfẹ́ ẹnu wọn wọ́n sọ di ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọn àwọn tó sọ pé ìfẹ́ ẹnu wọn òun ni ó rẹ̀ ó sọ olúwa rẹ̀ ó sọ ọlọ́run rẹ̀

fa in lam yastajibu lak tó bá fi dáwà nabi sallallahu alaihi wasallam lóhun fa'alam lọ́mà annama yattabi'una ahwa'ahum lọ́mà pé ìfẹ́nu wọn tẹ̀lé wa man adallu tàlẹ́ni tó sì sọnù jù mimman ittaba'a hawahu jẹni tí ń tẹ̀lé ìfẹ́nu rẹ̀ bi ghayri hudan min Allah láìsí ọ̀nà mà látọ̀dọ̀ ní tọ́ àwọn alábòsí ọlọ́wọ́ ní tọ́ wọn tún sọ fún wa nínú al-Qur'an al ní afaman kana ala bayyinatin min rabbi sí ẹni tó wà lórí àmọ̀dájú látọ̀dọ̀ olúwa rẹ̀ kaman zuyyina lahu su'u amalihi ó dà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ti fi iṣẹ́ bú ọwọ́ rẹ̀ tó fi ṣe lọ́sọ̀ tí ṣètánì fi ṣe lọ́sọ̀ fún wattaba'u ahwa'ahum tẹ́sì ń tẹ̀lé ìfẹ́nu wọn gbogbo àwọn ayà yìí Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń kìlọ̀ fún wa láti máa tẹ̀lé ìfẹ́nu ó sì ń sọ aburú ibi tí ó sọ̀yàn sí ó sì ń sọ irú àwọn èèyàn tó máa ń tẹ̀lé Ọlọ́run bá wa wa minhum in bẹnu àwọn munafiki o man yastami'u ilayk tí wọ́n ma gbọ́ nǹkan tí wà nabi sallallahu alaihi wasallam bá ń sọ hatta idha kharaju min indik kaje ka jáde lọ́dọ̀ ra nabi sallallahu alaihi wasallam lásán qalu lil ladina utul ilm wọ́n ma sọ fa wọn tí wọ́n ti gba ìmọ̀ ní bi joko re nabi sallallahu alaihi wasallam yẹn madha qala anifa kile leyin sọ le kan yẹn wọ́n ma sọ fa wọ́n ma sọ sọ ra nabi sallallahu alaihi wasallam pé ah èwo èwo te lele ige nwina Allah bani ulaika alladhina taba'a Allahu irú àwọn bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ti dí ọkàn wọn pa wattaba'u ahwa'ahum wọ́n sì ń tẹ̀lé ìfẹ́nu wọn ọlọ́ba tún sọ fún wọn nínú al-Qur'an al-Karim ọlọ́wọ́ wọn ni qul ya ahlal kitab sọ fún àwọn tọ́lọ́wọ́ bá ti fún ní tíra síwájú la taghlu fi dinikum ẹ má kọjá ẹ̀sìn má tẹ̀lé ìfẹ́ ẹnu àwọn èèyàn kan tó ṣe pé kọ̀dẹ̀dọ́lù wọ́n ti sọnù min qablu látọjọ́ tipẹ́tipẹ́ wà adọ́lù kathiran wà dọ́lù an sawa'i sabil wọ́n sì tún sọ àwọn èèyàn tó pọ̀ gẹ́ wọ́n sì sọnù kó lójú ọ̀nà òdodo ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wọ́n kìlọ̀ fún wa nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ayá yìí nípa ká sọ́ra láti máa tẹ̀lé ìfẹ́nu ọlọ́ọ̀bá tún sọ fún nínú suratul jasiya ọlọ́ọ̀bá rẹ̀ tó sọ olúwa rẹ̀ wa adallahu Allahu ala ilmin ọlọ́wọ́ bá sì sọ́nù lórí ìmà wa khatama ala sam'ihi wa qalbi ọlọ́wọ́ bá sì dé ọkàn rẹ̀ àti ìgbọ́ràn rẹ̀ ọlọ́wọ́ bá dé pa wa ja'ala ala basarihi ghishawa ọlọ́wọ́ bá sì gbé gàgá mo gbé síwájú ojú rẹ̀ faman yahdihi min ba'dillah ìtàlẹ́ni tí ó tọ́ irú èyàn báyẹn sọ́nà yàtọ̀ sí tún sọ fún wa nínú ọ̀rọ̀ àwọn olówó iye rẹ̀ anábi sallallahu alaihi wasallam sọ pé nínú hadithi amr ibn al-as anábi sallallahu alaihi wasallam sọ pé la yu'minu ahadukum ẹni kannu yí kò tí gbàgbọ́ hatta yakuna hawahu títí tí ó fi ṣe pé ìfẹ́nú rẹ̀ taba'an lima ji'tu bi tó fi ṣe pé ìfẹ́nú rẹ̀ yóò ma tẹ̀lé nǹkan tẹ́mi annabi sallallahu alaihi wasallam ti mú mú sallallahu alaihi wasallam sọ fún wa pé ìfẹ́nú wa gbọ́dọ̀ sẹ́rọ̀ fún Ọlọ́run subhanahu wa ta'ala ìfẹ́nu wa gbọ́dọ̀ tẹ̀lé qala Allahu qala rasul kí l'Ọlọ́hun bá sọ kí l'Ànábì sallallahu alaihi wasallam sọ ìfẹ́nu wa ó gbọ́dọ̀ dá lórí al-Qur'anul Karim torí pé kí náà pè ní ìfẹ́nu al-Imam Ibn al-Qayyim al-Jawziyyah nínú tírà wa wọ́n sálàyé nínú tí wọ́n Rawdatul Muhibbin wọ́n sálàyé fún wa pé nǹkan tán pè tí ó bá mú lásìkò yẹn lọ sí bí nǹkan tó ṣe dédé rẹ̀ lásìkò yẹn wa hadha al-mayl Al-Imam Ibn Qayyim sọ pé ìyẹ̀gẹ̀rẹ̀ tí ẹ̀mí máa ń lọ sí ìdarí ẹ̀mí lọ sí ibi tí máa ń darí lọ yìí à khuliqa fil insan wọ́n dá sára ọmọ èèyàn ni Ọlọ́hun subhanahu wa ta'ala dá sọmọ èèyàn li darurati baqa'ihi kó bá fi lè máa bẹ tí ẹ bá ṣe nítorí hawa tí ẹ bá ṣe nítorí àwọn nǹkan tá máa ń fẹ́ nǹkan tá táà fi mọ́ sí àwọn kẹmí àbá mọ́sí kankan al-imam ibn qayyim al-jawziyya sọ pé fa innahu lawla mayluhu ila al-mat'am tí è bá ṣe pé ìlọsíbi ìnídì nǹkan tó fẹ́ jẹ ó ní bùkátà sí nǹkan tí ó jẹ wal mashrab àti nǹkan tí ó mu wal àti ẹni tí ó jọ bára wọn lò ma akala kò ní jẹ wala shariba bẹ́ẹ̀ sì ni kò ní mu wala nakah bẹ́ẹ̀ sì ni kò ní fẹ́yàwó kò ní bẹ́ni kankanlò so táwọn náà bá wò Allah subhanahu wa ta'ala ó máa mọ̀ gbé àwọn kìníyàn sí ara wa ni torí pé kámọ̀tara wa ọlọ́wọ́ bó dáwọ́ bákan náà kìí ṣe pé ìgbádùn kẹlẹ̀ lómi ìrìn bí oúnjẹ báhùn tẹ́ẹ̀tán bá sọ fẹ́ lómi lónìí pé kó má jẹun mọ́ ó ṣe tán láti filẹ̀ kìí ṣe pé wa ta'ala ó máa mọ̀ gbé ṣáhùwà yẹn sára wa ipe kìíní yóò máa darí wa lọ láti mọ̀ sẹ́rùn kàbáyẹn sọ pé falhawa

pé hawa ìfẹ́núyàn kíyàn bú pátápátá mọ́tòlákọ̀ọ̀n kíyàn sọ pé ah, ìfẹ́nú ò ti ẹ̀ dá rárá gbogbo tán pé ìfẹ́nú kò sí tó dánú rẹ̀ pátápátá wàlá mádàáhù mọ́tòlákọ̀ bẹ́ẹ̀ sì ni wàlá mádàáhù mọ́tòlákọ̀ bẹ́ẹ̀ sì ni kò tọ́ kíyàn tún wá ṣe kí kó tún wá yẹpẹrẹ rẹ̀ pátápátá ah, ni kò tọ́ kíyàn tún wá yín ìfẹ́nú pátápátá pé ah ìfẹ́nú dá tàlóní ìfẹ́nú ò dá tí ẹ bá ṣe fẹ́nú èyàn bá má jẹ èyàn bá má mú alimọ́jùmí kọ́ yíò sọ pé wà iná ma yóò dámú olùmọ̀fárèd ẹni tá ma bú nígbàtí ma ń tẹ̀lé ìfẹ́ ẹnu òun ni aláṣejù mina nawain nínú àwọn èèyàn méjèèjì wà húwa ma záda ala jalbil manafi'a òun náà ni tó bá ti lékún ju bùkátà tí a nílọ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá ti dáháwà sínú ṣùgbọ́n má jẹ tó nídìí lọ ìwọ náà ló jẹ lé ìwọ náà ló jẹ tọ̀hún ọlọ́wọ́ bá ti dá desire pé a mọ̀ ní bùkátà láti máa bára wa lò láti gbọ́ bùkátà abẹ́ wa ọlọ́wọ́ bá ti pèsè ìyàwó fún wọn mọ́kọjá rẹ̀ ẹ́ àbí ẹlòmí tí lọ ń fẹ́ ìyàwó 50 ìkanú àwọn tẹ́mọ́ ń jọ́sìn fún láyé tọ́ló ní ìyàwó 57 àbí nǹkan nínú àwọn tẹ́mọ́ ń gbé àwòrán rẹ̀ kọ́rùn tí ó ló ní ìyàwó 57 ẹ́ gbogbo eléyìí òun ni ìfẹ́ẹnú ní ma ń sọ́yàndà in tí ìfẹ́ẹnú tó sì ma ń bí fúnyàn ni al-imam ibn qayyim al-jawziyya wọ́n tún sọ fún wa nínú bomi wọ́n ni a sheikhul islam ibn taymiyyah rahimahullah wọ́n ló sọ pé wọ́n ni jihadun nafsi wal hawa ìjà ẹ̀míyàn lógun àti ìfẹ́ẹnú yàn ìwọ gangan ò tí ìríra ẹ̀mí ara alẹ́ gan jà ó tí ìrí ìsẹ́rọ̀ fọ́nà ọba gbogbo tọ́nà ọba ṣe léwọ̀ ó tí múlò ó tí ma jìnà sí èyí tọ́nà ọba pa ọ́ láṣẹ òun lọ òun pọ́ǹbẹ̀ náà ni wọ́n ni eléyìí nípìlẹ̀ yóò kọ́kọ́ já ẹ̀mí rẹ̀ wọ́n ni àfà innahu la yaqdiru ala jihadihim wọ́n léyìn ò al-islahu yabda'u mina mina shakhs mina al-ashkhas ta bá ń wá pé àtúnṣe àtúnṣe àtúnṣe afẹ́ tún òjò wa ṣe individual ni ó ti bẹ̀rẹ̀ kìí ṣe pákan á lọ sọ́dọ̀ àwọn olórí ibẹ̀ àwọn láwà mọ́ criticize láwọn lálàṣe yóò bẹ̀rẹ̀ látara oúnkálùkù oúnkálùkù ó tún ara rẹ̀ ṣe kìí ṣe pé ó túnmọ̀ pé a ní tọ́nà bá gbé ẹni tó páyọ̀ lọ́n ju bẹ́ẹ̀ lọ fún wọn bẹ́ẹ̀ bá thumma yad'u Allaha khiyarukum àwọn tó bẹ́ àwọn tó jẹ́ dáadáa nú yíwọ́n ma pẹ̀ ọlọ́wọ́ bá fala yustajabu lahum ọlọ́wọ́ bó sí ní dáwọn lóhun so ìtúnẹsẹ́ ìtún ìtúnra ẹ̀yẹsẹ́ ìtún àwùjọ sí ó bẹ̀rẹ̀ láti pé kákọ́kọ́ mú e, ìfẹ́ inú wa kákọ́kọ́ mú balẹ̀ fọ́lọ́wọ́ bá ọ̀pọ̀lọpọ̀ kìí sì ṣe pẹ̀lú ọjọ́ orí ìbẹnu ọmọdé tó ṣe pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ó fi sí látara rẹ̀ fítọ́nà tọ́lọ́wọ́ bá dámọ̀ yẹn ìfẹ́nú rẹ̀ a máa sẹ́rọ̀ fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìsìn bẹnu àgbàlagbà míì kò ṣe pé kò sí tẹ́fẹ́ bá sọ nínú ayà al-Qur'an al-Karim kò sì sí hadithi tẹ́fẹ́ fún in tí ó sọ fún yín pé ara àwọn àfáà mi tí ó sọ nǹkan mi náà àwọn àfáà mi náà wà tó sọ nǹkan mi tó yàtọ̀ síbẹ̀ Ibadallah wa Muhammad sallallahu alaihi wasallam al-Imam Qayyim tẹ̀síwájú wọ́n ní kò ní lè gbógun ti àwọn munafiki bẹ́ẹ̀ sì ni àwọn kèfèrí hatta yujahida nafsa títí tí ó fi awalan lálàkọ́kọ́ hatta ya kúrùjá iléhìm lẹ́yìn náà ni ó sẹ̀ wà alágbára àti jáde sí wọn faman kọ́harọ hawahu gbogbo ẹni tó bá borí ìfẹ́nú rẹ̀ azza irú ẹni bẹ́ẹ̀ níyì wasáàdà yóò sì jẹ olórí gbogbo ẹni tẹ́yìn rí tó ní ìráwùjọ kílẹ̀ rú kó fi níyì gbogbo Zalla yóò yẹpẹrẹ wàhánà yóò sì yóò dìgrédà rẹ̀ wàhálàkà yóò sì parun wàbáàdà yóò sì yóò sì yóò parẹ́ máa fẹ́fẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sì sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní alkayis ẹni tó gbọ́n ẹni tó gbọ́n gangan man dana nafsahu òun lẹni tó ṣe pé in ṣe sírò ara rẹ̀ òun gangan fúnra rẹ̀ in pera rẹ̀ sákèsí pé ah ní tí mo tún ṣe yóò mọ̀ dáa ṣé mi náà mo tún sọ báyìí ṣé mi náà mo ṣe báyìí wa amila lima ba'da al-maut ó sì ń ṣiṣẹ́ tọ nǹkan tí ó wà lẹ́yìn ikú wal ajiz àmẹ́rẹ́ tó jẹ́ ọ̀lẹ man atba'a nafsahu hawaha ẹni tí ń tẹ̀lé ìfẹ́ inú ara rẹ̀ wa tamanna ala Allahi al-amani tí sì ń tí ń ranka àwọn nǹkan lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa tẹ̀lé anábi sallallahu alaihi wasallam sọ fún wa pé inna mimma akhsha alaikum nínú àwọn nǹkan tí mo bẹ̀rù jù fún yín shahawatil ghayy òun náà ni àwọn nǹkan téèyàn máa ń nífẹ̀ẹ́ àwọn nǹkan yodoyodo àwọn ìfẹ́ẹnú tó máa ń sọ́yànù fi butunikum tó yẹ pé nínú yín àwọn nǹkan téèyàn máa ń jẹ síkùn lára àwọn nǹkan tó yára sọ̀yànù nìyẹn ọ̀pọ̀lọpọ̀ lónìí tí a máa sálàyé ọ̀fẹ́ rẹ̀ sí fún títí tí a máa sálàyé ọ̀rọ̀ súnnà fún títí ẹ̀bí mìíràn bá padà lówó ma ṣe súnnà àti mìíràn bá padà lówó ma tẹ̀lé òdodo tí mìíràn bá padà lówó ma ṣe báyìí ma ṣe báyìí Ọlọ́run bá subhanahu wa ta'ala kìí ṣe mẹ́jẹ̀mú tọ́lọ́run bá gbé kalẹ̀ nabi sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ wọn gan jẹ́ olówó nígbà tí wọ́n gba so anabi sallallahu alaihi wasallam sọ pé in tó ni àwọn fẹ́ẹ̀nú látara àwọn nǹkan tá ti bọ́kùn in tẹ́yìn lẹ́yìn náà wa furujikum àti abẹ́ wa tí a bá gbọ́ bùkátà abẹ́ lára àwọn nǹkan méjì tó yára sọ̀yàn lójú láyé ní in tí ó jẹ in tí ti bọ̀kùn wọ́n ni wa mudillatil fitan àtàwọn àdánwò tí ma ń sọ̀yàn àwọn àdánwò tó lágbára àdánwò lára èmi ni àti bára wa sọ̀rọ̀ ní jẹjọ kí ní pàpí kí ní wọ́n pè ní àdánwò ibadallah eléyìí òun ni aburú kéèyàn mọ̀ tẹ́lifẹ̀ẹ́nu eléyìí òun sì ní ìfẹ́nu ní haqiqatan الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا وبعد We give thanks to Allah subhanahu wa ta'ala. We seek His assistance and we seek His forgiveness. We seek peace on the soul of our noble Prophet Muhammad sallallahu alayhi wa sallam, his household, his companions, and those that continue to follow him to the day of judgment. We ask Allah subhanahu wa ta'ala in His infinite mercy to make us among these individuals. Ibad Allah, Our following desires is a major thing that leads a person from the way of Allah subhanahu wa ta'ala. And it necessitates that a person will be punished on the day of judgment. That is why the Prophet sallallahu alaihi wasallam has warned us in many narrations to be careful of following our desires. The Prophet sallallahu alaihi wasallam has warned us of following our desires and putting fulfilling our desires at the forefront and giving it our utmost priority. The Prophet sallallahu ﷺ has said in many of his narration that none of us will believe except that we put our desire and we surrender our desire to whatever Allah subhanahu wa ta'ala has commanded. So but we see many people today, they still not surrender, surrender their desire to Allah subhanahu wa ta'ala. Neither do they follow with their desire what Allah subhanahu wa ta'ala and his Prophet sallallahu alayhi wa sallam has legislated. But rather, they follow their desires And they want the most hateful thing is that they want the book of Allah subhanahu wa ta'ala. They want the sunnah of the Prophet sallallahu alaihi wasallam to follow their desire. They will not they, their desire, they will not use it to follow what Allah has revealed. They will not use it to follow what the Prophet sallallahu alaihi wasallam said. But they want the Quran, they want the Sunnah to follow their own desire. So that is why you see them, they'll say, uh, uh, you say this one, you don't say this one. You follow this one. about Allah. We are going to meet Allah subhanahu wa ta'ala very soon. Either we like it or not. It is very soon for every single one of us. Is this how we are going to meet Allah subhanahu wa ta'ala? Your desires are the thing you are going to meet Allah with. That is why the scholars, they have said, the atharul hawa, the effects of following one's desire, they are so plenty. The first one from this effect is that al-hawa yasuddu anil haqq وإن كان واضحا وضوح الشمس الهوى following one's desire will make one will inhibit one from following the truth it will inhibit a person from following the truth even if the truth is as clear as the day eh? just like the Arab they used to say نزل طار أو نزل طار أو أو نزل Just like they used to say about an adage. They said a particular person, one day, two friends, they were walking. So they saw a peacock. They saw a peacock. So one of them said, ah, this is a peacock. The other one said, no, this is a bird that fly, that flies. So the other one said, no, this is a peacock. The other one said, this is a bird that fly because peacock don't, don't fly, don't fly, doesn't, doesn't fly. So when they moved closer to it, then the bird flew away. Then the bird flew away. Then he said, no. Then he said, even if it's fly, tọ́ọ̀rọ̀ àwọnazala, it is still a peacock. Why, whether it's fly or it's still on the ground, it's still a peacock. Ibad Allah, that is the, that is the effect of our following one's desire. You see something flying and you still call it a peacock. So you see many people today, you give them the clear eye of the Quran. You tell them Allah has done this, Allah has said this, Allah has said that. This is what Allah has said. These people, they are going against the command of Allah. These people, they worship other things apart from Allah. These people are being worshipped apart from Allah. Yet, they will still tell you, eh, no. We have many like that today. And that is what the Prophet ﷺ feared for this ummah. That is the first effect of following one's desire. A person would not be able to follow the truth, even though it is as clear as the day. As clear as the day. وَلَيْسَ يَصُحُّ وَلَيْسَ يَصِحُّ فِي الْأَذْهَانِ شَيْءٌ إذا احتاج النهار إلى دليل and nothing else nothing will be comprehensible in the, in the mind again when you need a proof for establishing daylight you see daylight and you still need a proof that I want to I need someone to establish that we are in, we are in, we are in the day not in the night so that's the first effect of following one's desire the second thing that following a, a, one's desire can lead to al-hawa yurithul kibr al-hawa following a person following one's desire will make someone arrogant and wallahi this is true you will not see anyone following his desire claiming that is what what he's practicing in the religion is part of the religion and it is not of it except that he will be very very arrogant in, in accepting the truth he will not look to the truth he will belittle those who are holding the truth he will find a way to do his cut of them to cut them off or to make them seem insignificant in the eyes of the people now the third effect of following one's desire is that al-hawa yufarriqul hum uh, al-ummah following one's desire with what we what will cause differences in the ummah imagine ibad Allah imagine if every one of us is following the Quran and the Sunnah upon the understanding of the companions of the Prophet sallallahu alaihi wasallam not anybody else else's understanding upon the understanding of the Prophet sallallahu of the companions of the Prophet sallallahu alaihi wasallam imagine if you were only doing that and you don't see this one claiming that ah if you do a particular salatu eh, it is it is 60,000 times better than the Quran ibad Allah that is following a person's desire that is following one's desire it is it is an act of following one's desire so assuming all of us we stick to the Quran and the Sunnah upon the understanding of the companions of the Prophet sallallahu alaihi wasallam because all of us agree that there are differences in the ummah there is difference in the ummah And every Muslim claims that they are following the Quran and the, and the Sunnah of the Prophet sallallahu alaihi wasallam. But yet, there is still, there is still, the difference is still present in the Ummah. And everybody claims that they are following the Quran and the Sunnah. So it shows that there is fault in that statement. If all of us were following the same person, imagine if all of us lined up at the, at the back of a single man, or at the back of a man, at the back of a man. Do you think anybody will deviate from that from the, from the, part, the back of that man all of us will continue to follow him in that straight line but the thing is some people they may they may be following the man from a side some people they may follow him like this some only and the only person that is guided is the person that is following him directly at his back so that is the situation of the ummah many people they will claim that they are following the quran and the sunnah of the prophet sallallahu alaihi wasallam But what they are actually following is their desire or the desire of another person. Someone who has placed a particular tariqah or who has placed a particular sect, hizb in the religion. So that is who they will follow. So they continue to follow this person and yet they claim they are following the Quran and the Sunnah. Every single person is claiming this. But what will solve the affair is that how do you understand your Quran and the Sunnah? Okay, okay, okay. How do we understand the Quran and the Sunnah? Then we look back. How did the companions of the Prophet sallallahu alaihi wasallam? How did they understand that uh, that ayah? That is why in our Islam, one of our foundations in Islam is that we always understand the Quran and the Sunnah of the Prophet sallallahu alaihi wasallam according to the understanding of the pious predecessors, the companions of the Prophet sallallahu alaihi wasallam. We don't just sit down at the, at the corner of our room or at the back of our house and start claiming that what, what we are following is what the Prophet ﷺ is upon. But rather we look and Allah subhanahu wa ta'ala has blessed this ummah a lot. There is something peculiar to this ummah that Allah has never given any nation before us. And that is al-isnad, the chain of narration. The chain of narration is in this ummah. Where something is, now, is narrated and we can trace it back to the Prophet sallallahu alaihi wasallam. We can trace it back to the Prophet sallallahu alaihi wasallam. That indeed the Prophet sallallahu alaihi wasallam actually said this. No Muslim is a Muslim until you believe that what? That the words of the Prophet sallallahu alaihi wasallam are what are safe and they are kept for the ummah. So we go back to that in understanding the Quran and the Sunnah, not following our desire. If we follow our desire, who will a person will come, he will say something, and another person will come tomorrow, he will say something better than what you have said. So every day, will we be changing our our our, our thoughts? That is what Imam Malik said. أَكُلَّمَا جَاءَنَا رَجُلٌ أَجْدَلُ مِنْ رَجُلٍ تَرَكْنَا مَا أَنْزَلَ اللَّهُ عَلَى مُحَمَّدٍ صَلَى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمِ بِجَدَلِهِ Are we going to leave every time that a person comes to us to argue? Are we going to leave his arguments to what the Prophet sallallahu alaihi wasallam was giving? What was what was revealed to him because of a person's argument? Is that what we are going to leave? But now that we go back to the understanding of the companions, we always ask, Who, who amongst the companions of the Prophet ﷺ understood it like that? So that is one of the effects of following a person's desire. Also, from one of the evils of following one's desire is that al-hawa yufdi ila tahwil wa taghyir an-nusus. When we follow our desire, a person will start changing the meaning and altering the meaning of the uh, text of the Quran. All of those who have false or misinterpretations of the Quran. False misinterpretations of the Quran, it is because of their desire. The feminist, the liberalist, many, many, many ideolo ideologies like that. You see the feminists claiming that eh, even Allah what? Even Allah, eh, Allah subhanahu wa ta'ala in the Quran, Allah too is, is, our, is, what do we call it? a, a, a, a misogynist Allah is a misogynist. That Allah subhanahu wa ta'ala uses masculine pronouns in the Quran. He doesn't use feminine pronouns. Look at that, Ikhwan. So they will what? They will use their understanding of the of the Quran. And they what? They question, they even question Allah. These are things that are, that have evidence, Ikhwan. So when a person follows his desire, he will alterate the meaning of the Quran, the meaning of the text the textual evidence of the Quran. He will claim that Allah has said something Allah has not said. He will interpret it the way he like. Eh? Just like these people, when you want to collect money from people. Eh, وَصَلُّوا عَلَيْهِمْ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَهُمْ eh, خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا Take from their wealth They will tell you that what? The Prophet sallallahu alaihi wasallam Allah is even commanded us that we should take from their wealth. To tahhiruhum wa tuzakkihim biha. So that you can use it to purify them. And use it to what? To cleanse them. Wa salli alayhim. And pray for them. After you have taken their wealth, pray for them. you say, ah, this is the evidence that what? You can pray for someone and what? You go to the person's house, pray for him, and then collect money from him. Many, many misinterpretations of the Quran. Eh? You know someone saying, even Anabi Ibrahim, La ilaha illallah. Anabi Ibrahim, even he himself, he did juju. Even Anabi Ibrahim did juju now. Someone claims that. And Anabi Ibrahim did magic in the Quran. He said, Allah says, Qala Ibrahim إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى أَقَالَ أَوَلَمْ Qala bala بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ He said, ah, what's that? Anabi Ibrahim ran so nù look at that ikhwan when Nabiullah Ibrahim asked Allah that oh Allah show me how you resurrect the dead how do you resurrect those who are dead then Allah told him Allah told him in the Quran oh Ibrahim go and take four beds, kill them now grind them together now take the portions that have been mixed together take it to different side of the mountain mountain then call on them and they what they will be resurrected immediately he said look at that And Anabi Ibrahim too, he did magic now. So if we too, if we take a cat and what? We throw it live, live cat or live dog. We throw it inside what? Inside a pounding something and we pound it. We pound it, pound it. After we have pound it, we put it in a place, then we burn it. Then we what? We dry it. After it has dried, we just give you. Yeah? You start putting small, small inside the tea. Look at that, Ikhwan. Ask Allah to guide us. So those are the evil effects of following one's desire. A person will be misled from, from, the, from the path of Allah. A person will be misled from the path of Allah subhanahu wa ta'ala. So we always make sure our desire follow what Allah has brought. A ní tí ẹ bá ń tẹ̀lé ìfẹ́ inú gan bí ọ̀rọ̀ ayé yóò sọ ọ́nù kátọ́wà sọ bí ọ̀rọ̀ ẹ̀sìn. Tí ẹ bá ní àà ah, ìfẹ́ inú òun lòun tẹ̀lé níbi ọ̀rọ̀ ayé, ọlọ́pọ̀ gbà mọ́tọ̀ ẹ̀ láìmẹ́yẹ ó wú abáyàn ọlọ́pàá páàkì síwájú ẹ̀ tí mọ́tò rẹ̀ bá kọ́kọ́ lu ọ̀sẹ̀ méjì <laughs> ní police station èrí yóò pé ká tó wá sọ bí ẹ̀rẹ̀ sí tí ẹ máa ń tẹ̀lé ìfẹ́ ẹnu bí ọ̀rọ̀ ayé ní ẹfà ká tó wá sọ bí ẹ̀rẹ̀ sí tí ẹ máa ń tẹ̀lé ìfẹ́ ẹnu bí ọ̀rọ̀ ẹ̀sìn wàláì kò síbi kankan tí ó jáyàn sí àyàfi lọ síbi ìbínú Ọlọ́run bá subhanahu Allah ta'ala to rectify our affairs kọlọ̀n bá kó yà wáyà ìfẹ́ ẹnu kọlọ̀n bá kó mọ́ sí wálẹ́ni tí ó mọ̀ tẹ̀lé ìfẹ́ اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها ili ka gbìyànjú láti tètè máa dé let us try as much as possible to always arrive early for Jumu'ah and please when we are in Jumu'ah we don't do any other thing again it is from the sunnah of the prophet it is something not even from the sunnah from something compulsory that when the imam is talking that we just listen we don't do any adhkar the prophet sallallahu alaihi wasallam said what we don't even correct someone Eh, you don't tell someone why the imam is doing khutbah rather what that keep quiet both you and he you have committed an atrocity so please these are things very very important that we must take note of we come early to the Jum'ah. ah, for the past kíyàn mẹ́lẹ̀ tọ́ka sí Jumu'ah mẹ́ta tó kọ́kọ́ dé kí before we came mú tó gun orí mímbàrí ó sì ń pẹ́ra rẹ̀ mùsùlùmí kí lọ́lọ́wọ́ bá tún béèrè lọ́wọ́ rẹ̀ ó sì bí ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá wá dọ́ ọlọ́wọ́ ọlọ́run bá sáìdá kí ẹmọ́ lè tọ́ka sí jùmọ́ àmẹ́ta tó ń dé síwájú imam wallahi kéèsè kéèsè àpẹẹrẹ muslimu dada o lè tọ́ka sí jùmọ́ àmẹ́ta tó pé ah jùmọ́ àmẹ́ta mo dé síwájú imam kí imam tó dé ẹni ká mójú tó kìíní àwọn náà ó nídi ọlọ́run bá fa